قلت ولو الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقي بل يوصيته للأولين والآخرين وقد أمرنا بتقوى في مواضع كثيرة في كتاب العزيز قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمة الإسلام هذا النبي قد تحمل كثيرا في طاعة ربه داعيا إلى الله في جميع أوقاته صلوات ربي وسلام عليه وهذا لا يتحتم إلا مع الصبر فربنا سبحانه وتسامى أثنى على عباده المؤمنين وكذلك أورثهم الإمامة بصبرهم وتحملهم في ذات الله قال الله تعالى وجعلناهم أئمة الآية فربنا سبحانه وتعالى جعل أناسا أئمة بصبرهم بما صبروا وكانوا أن آياتنا يوقنون وكذلك ربنا سبحانه وتسامى استحف عباده على الصبر والمصابرة قال الله تعالى يا أيها الذين آمنوا اصبروا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون أمة الإسلام فأصل كلمة الصبر من ثلاثة أحرف صاد باء راء والأصل في هذا عند العرب ألاف معاني متعددة يأتي الصبر ويراد به حبس النفس وكذلك يأتي الصبر ويراد به أعالي الشيء وكذلك الصبر يأتي أيضا كذلك ويراد به حجر ثمين جدا ولكن في الاستلاء تعددت أقوال أهل العلم في الصبر فذهب بعضهم إلى أن الصبر حبس النفس عن الشكوى وحبس اللسان حبس النفس على بلاء الله سبحانه وتعالى وحبس اللسان عن الشكوى وحبس الجوارح عن التشويش بل قال بعضهم الصبر هو عدم الجزع والتسخط ألا بلاء الله وها وقالوا غير هذا ولكن الله سبحانه وتسامى قد أمرنا بالصبر في أكثر من تسعين موضعا في كتاب العزيز أحيانا مقرونا مع الصلاة واستعينوا بالصبر والصلاة وغيرها من الآيات قال الله تعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أقول فلما باتوا سواء المسلمين أتون ترى لكي كرات قرفان النبي صلى الله عليه وسلم أن ترى بلات بما جاك يفمقوا أما برسالكم كان النبي وبرسالكم لاري أتي أوريان النبي وبرسالكم kí àwọn náà pẹ̀láwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọ̀gbùn alkiyama tẹ́ni kó lè ṣe agbangba wípò ní nǹkan tó lè gbára wọn lẹ́m̀bí ìyà ọba dẹ́dà àmbíọ̀ nínú àdáni kẹsẹ̀ rẹ̀ ìbẹ̀rù tòótọ́ lẹ́yìn tó jìnà sí nìfàd mọ́sà àfọ ẹni kọ̀ọ̀kan wá o wá jẹ́ kọ̀rọ̀ wọ́ dáa ju gbangba wa lọ níbi ìbẹ̀rù ọba dẹ́dà jẹmáà ohun tó jẹ́ wípé ó ti nù nínú ilé àwọn àfá kátó wá pí ẹn tí ń gbọ́ wá sí tó a bá ti rí sùúrù tó bá ti sọ lára àfá nǹkan ti sọ ma kéw sùúrù ti sọ lára àfá nǹkan ti ṣèjọba sùúrù ti sọ lára àfá nǹkan ti sàwọn ẹlẹ́à sùúrù ti sọ lára àfá nǹkan ti sọ ma sùkú ó àwọn àti bí ṣùyárọ ó ń nítorí ìkíni nítorí pé akọ́bálà sùúrù bí tàṣàkótì jama àkọ́kọ́ nínú èdè lágbàwá tí a mọ́ ní àṣọ́bùrù bí iskani bá tó ní àárín títún jẹ́ sọ́bírù sọ́bírù ìmáàdà kan ni ọ dáápọ̀ fún gbogbo tí bá ń dáyẹ̀ láàmùnú ṣùgbọ́n kòrò burúkú burúkú sọ́bírù ló ń bí iskani bá a máa túmọ̀ hapsun nafs kéyìn ò mú ẹ̀mí ẹ̀ ó dè mẹ́lẹ̀ níbò dè mọ́ àìsọ́ asọ́bùrù a máa túnmà àálì ṣe tí nǹkan bá ga bó sí rí ọgá tó òkè rẹ̀ tèntè rẹ̀ sẹ́rọ̀wàtà sinami òkè rẹ̀ pátápátá wọn ma ń pè ní sọ́bùrù bákan irú òkúta kan bẹ ó ní lórí tí èsì kéke lọ́dọ̀ wọn ma ń pè ní fine sọ́bùrù kí wá ni ìtumà rẹ̀ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn ó kẹlùkú mọ́rọ̀ wà lọ́tọ̀ ló sì à ó ní in a lè fi qualify rẹ̀ in tá sì lè fi definite tẹ̀nà ọpọ̀ àkọ́kọ́ asọ́bùrù ó gangan wà hapsul lisan kágbàrẹ̀ èèyàn ká èèyàn a ni ṣẹ́kwà níbi ikọ́ ma kégbàjárí ọlọ́nkì orí méjì ẹlẹ́ẹ̀kẹta wà hapsul jawari kéyìn ò sí lè kápa gbogbo oríkèríkè ara rẹ̀ a ní tẹ̀ṣwíṣ ìmìnà fẹ́ bìdà mi pé sí ẹsẹ̀ rẹ̀ ikú rẹ̀ orí rẹ̀ anitashwish níbi ikọ́ máa fi bọ́lọ̀ ń se sí ọ máa fi dalẹ̀rù àdánwòlòdé kò rí ẹ̀mí súnmọ́lẹ̀ kò rí àrán súnmọ́lẹ̀ mùsùlùmí náà ni ọjọ́ ń náà ni ó ṣùgbọ́n tí mẹ́kìrún ó se ìtẹ́ a tí ó ó tí máa ṣe òsílé ìdá o ọmọ dàdà nílò apá ìka ètò e, e, e, òsè ìwọ́gọ́ kàbàmà rẹ̀ sánmà o àwọn ènìyàn lọ palẹ́kù yìí ha so ó sì pẹ̀pẹ́ lè ṣàṣírí tó fi ń jọ́lọ́un sí mùsùlùmí nù àdẹ́wò dé ààrí ara gbà ààrí ara ààrí ara tẹ̀mẹ́lẹ̀ mọ̀jáde mọ́sálásí ìyà súnà mọ́sálásí wà náà mọ́sálásí àdúgbò ìpé ẹgbẹ́lẹ̀ ọdá àkóbúrú èyí tí mọ̀ sọ yìí kò tí ẹ̀ lè lára yìí ọdá ẹran méjì ní o ẹgbẹ́rẹ̀ yìí ó sọ́fò ẹgbẹ́lẹ̀ ẹran ògún ní ẹ̀wò tẹ̀sùbá àmìrì ní ìwọlé padà bí mo se ń nígbàrà bá sán tó ń gbóntọ̀ mọ́dẹ̀ tó fàyàtọ̀ pádánù yọmọ ẹgbẹ́rẹ̀ ṣàgbọ́lọ́ ó lẹ́nu ya súná bẹ́ẹ̀ náà ni a ń bá lẹ́nu ẹni kọ̀ọ̀kan wá tí ọba dẹ́dà bá dé apákan ní tí ń jẹ́ bẹ́ẹ̀ apákan nínú tí ń jẹ́ sọ́bùrù ní habsun nafs anil jazai kéyìn ò lè kápẹ̀ mi rẹ̀ níbi ìmọ̀ gbọ̀n

alìjẹ́sẹ̀ ìwà tàṣàkútù àti kéèyàn ọmọ bínú òdì kó fi máa pàdé àdẹ̀wò ọlọ́ àbúsù ẹ̀mọ́ ẹ̀mọ́ wà ní ọmọ ti pẹ̀rún ìpẹ́ ẹmọ́ wà ní wọ́n pẹ̀lú mọ́ tí a fẹ́ sọ́fò kí ti gẹ̀ẹ́ mo lè kí ẹnìkan wá súnkú ẹ̀ẹ́sẹ̀mẹ́ ń pè tí ń jẹ láàrọ̀ ní wọ́n lọ́mọ́sáájì sọ́lọ́n tẹ́fẹ́ wá sọ́fẹ́ wá àtìlẹ̀kùn máwọn nǹkan yìí jẹ máa sì rí láàrin ara wa tàbá ti àwà gbókùúta gbogbo aná ọbàdó wájú lọ́mọ̀ráhàmù ẹlùmí ọ̀fẹ́ ìṣọ́ pé sọ́mọ̀ pé gbogbo bó ṣe dánwò tó láyé àti bó ìṣàrẹ́ ń ṣe yìí kèmọ́ sí ìsìláàmù apá kan káyọ̀ kan lẹ̀ nǹkan afáwọ̀ àgbàkan alifairu zabir zabadi ó ní tẹ́ bá fẹ́ túmọ̀ sùúrù sùúrù ọmọ ìyàtọ̀ wọ̀kọ̀dì khúlífà bẹ́yìnà asmá ìsọ́búrì bí hásábì ìkhtiláfì mawákìrì tàbá bọ́ sùúrù tán ibi tí bá ń bọ́ sí ọmọ túmọ̀ rẹ̀ in kana fi habsi nafsi alalbala tó bá jẹ́ wípé àdẹ̀wò lọ̀bẹ́ nìkan ọ wá rẹ̀ mi rẹ̀ jẹ́ ń pa kòrúkú yìí kọ̀sọ́kúsọ́ sún mi àsọ́bọ̀rọ̀nù ah pàlọ́pẹ́yà ah! ìbẹ̀nà àdọ́wò fún ọmọ ṣùgbọ́n wọ́n sì sùúrù sùúrù lè dá bálọ́dọ̀ wọ́n in tó wá tún wá yíwà lẹ́nu wípé in tó lọ ń gbàlọ́wọ́ rẹ̀ kò ní mi sọ́bùrù wọn mọ̀jẹ́ mẹ́rún wà in kánà fílmù àrọ́bà kápẹ́ wọ́n jẹ́ lógún láwọn dìfẹ́ndì kẹjàwọ́ nínú ọjà ní ọba sí ọlójú

àà ọkùnrin akẹni sùúrù náà ni àǹtúmà akẹni bí tọ́lọ́n òdí méjì ẹlẹ́ẹ̀kẹta ìǹkẹ́ẹ̀nà fi ìmùsáàkìlì kalam kápẹ́ tí ó yẹ kéèyàn sọ lè yẹ kápẹ́ bí ẹ̀ tí ọ̀bọ̀n sọ ọmọ ìyàwó rẹ̀ subhanallah torí ìfẹ̀tìmọ̀nísáwọn bí mi àkọ́kọ́ náà ìfẹ̀tìmọ̀nísọ́lọ̀ àtànẹ́bí kí n bọ́rọ̀ sẹ́nu àtàwọn bí mi ìní fún lẹ́sìn

وإن كان عن فضول العيش tó bá jẹ́ wípé bí tí èyàn ti kápẹ̀ lára rẹ̀ níbi àwọn nǹkan tó jẹ́ pé bí èyàn ò ṣe nú sẹ̀mí ayé ò lè fa àyàn sẹ́yìn 20,000 lọ́bá jílá rọ̀ ó ti kó 15,000 lẹ́nu olé ó sì mọ̀ pé yọ́ wọn láàárọ̀ di ọ̀sán ni kò lè gbìyànjálẹ́ àfi tó bá bóòdé tó bá bọ̀ oní òmù nǹkan bọ̀ ṣe sàtíntìn wà kò yóò mú kàbọ̀ kò tí sàtíntìn 5,000 wọ́n wọ́n làkó rẹ̀ ah! tí ó bá ṣe ẹ̀fẹ́ sí jẹ́ndàgbà pé 5,000 kí n sì fọ́kà bá dẹ̀nà tọ́rọ ma wá mú dáadáa wá lọ́bá ìjìnà pé ah ẹbá mìírà típ típ típ típ típ sẹ́ntìrì ẹbá mìírà òní jíma ẹlò típ lọ mẹ́sàásì náà ẹlẹ́ ah, ìwà òkè 35 ní ọdáàpọ̀ ẹbá lò báyìí àti orí mẹ́bàá ìlú mọ́mú ti máa gbọ́ ó wá ń gbogbo ṣe fi lé sí ọlọ́n tí ráníyàn tọ́lọ̀ ń bá ṣe sáàmà wọ́n mọ́sásì dáadáa tó ní kílẹ̀ mí àti ṣe mọ́ wọ́n mọ́sásì dáadáa ṣe ẹ̀fẹ̀ rámà ábì ẹmẹ́ sí mi gbọ́ ọlọ́run sáàmà púpù sọ̀rọ̀ bí i nǹkan bá tó ń mọ wípé yọ pàá jámù ìyàwó àtọmọlá àǹfùdú láìṣì ni ó sì sùúrù lórí rẹ̀ kí ni wọ́n máa pè yùn wọ́n máa pè ní zúdù súnmìyà zuhudan gbogbo tí ó ti ká pẹ̀lú ara rẹ̀ níbi àwọn àlékún tó jẹ́ wípé kèése wípé àlékún yẹn ní nǹkan tó fẹ́ fi pààyàn lá ìtàmà pẹ̀lú àwambọ̀ tó bá lọ jẹ́ pé ibi tí èyẹ ti kẹ́pẹ̀ ní rẹ̀ òun ni a ń ṣáwátì lè farújì kẹ máa sáfẹ́ sí ṣekúṣe ayé bẹ́ẹ̀ yọ ọ́lẹ̀ fún kò ṣe kí wọ́n máa pè súnmìyà ìfàtàní wọ́n ni ah, alámòjúnù ni sùúrù náà ni wọ́n ń sọ kí wọ́n kọ́gbà o alámòjúnù wà ń kẹ́nà àṣáwà tọ́àm kápẹ́ bí kẹ́yìn ọmọ yóò kòrò bí ó ń jẹni tó ń lámù mara nǹkan ẹ̀tí wá kí asìrì àolóhun ti ṣe jámù lọ náà ọ̀dàkọ̀búrú káwọn fi ṣe jámù tàn ẹ̀yìn ẹdú ó ti kúlẹ̀ ẹran àmàlà náà bẹ̀m̀bí ọ̀rà sí rẹ̀ ó kó bí àmàlà bí mẹ́fà kẹ́nà díẹ̀ pẹ̀lẹ̀ mùsùlùmí omi lè sì túnmà léwa àwọn ṣẹ̀tọ́nà jẹ́ wọ́n máa pè ní iyì ẹ̀mí sùúrù náà ni bí kí wọ́n pè ó iyì ẹ̀mí ẹni ọwá yìí ara rẹ̀ jẹmáà gbogbo ń tàwà kààlẹ̀ àti ẹn tó já àtẹntí ìsáàfà sáà rí isi kí ọ̀nà jẹ́ lè ó nàwó ma lọ gbọ́n àtàtútù lórí iná tí ń bọ́lọ̀ ni ó bu ó dà lọ́dọ̀ rẹ̀ ẹlòmí ò tún wá fìtì ẹ̀fà ọ ń lọ jí gàrí ní yàrá ìyàwó kó sì lọ ti ẹbá wọn wà wọn orí ọwá fi látítì lọ sí yàrá ìyàlé ọwá bu ẹ̀kùn gbogbo ọ̀nà tàbá dínà bàbá tí ń wulẹ̀ láti ẹnu ọ̀nà láti ẹnu yàrá ìyàwó lọ sí yàrá ìyàlé kò sí tẹ́yìn ọ̀sọ̀jú wípé ah, ẹn tí ń bẹ́ yàrá olójígàrí ó parí iṣẹ́ ó tó gáfí sínálẹ̀ oúnjẹ ló dínà lónìí sùúrùdà ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ ni wípé ṣe lórí ọ̀rọ̀ obẹ̀ ma tú àbọ̀tù kèsì ara manager lọ ká ma manager na ó sì kù síbẹ̀ báyìí náà ẹlòmí yóò mọ̀ sọ wípé tó ẹ̀kọ́ ọba mọ̀ mi o ní fèsì mi pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ yìí àwọn obìnrin ládùgbò wọ́n wá mọ́ ń kọ́ èébú lẹ́ẹ̀dẹ̀ tí a ní èmi náà ni èmi lọ́bú orí tójú rẹ̀ ọkàn orí ẹnu kápá ṣúrú ọmọ wá pẹ̀ka yọ́mọ̀ wá lóókọ pẹ̀lú tó bá ṣẹlẹ̀ lé lórí àwamọ́ sùúrù tá ń sọ yìí ó níran fàṣọ́bùrú sàlátàtàwà àwọn mímọ̀ ní ìran mẹ́ta nìran rẹ̀ wọ́n ní kí ìran àkọ́kọ́ wọ́n ní àṣọ́bùrú alàtọ́ àtìlá kí èèyàn ó lè ṣe sùúrù láti máa tẹ̀lé tọ́lọ́n jẹmọ́ sùúrù lẹ́sẹ̀ tẹ́ fi wájímá o sùúrù làfá ní máàmù sùúrù láti táà fi rí àṣùgbọ́ òní kí ẹlòmíì ọlọ́run ọgbà dùwà ní máa kí láràárọ̀ àṣùgbà àti ẹnu yóò kí ní ààwẹ̀ ń gbà ni àlàtọ́ àti là mọ́ lọ lé o àwọn èèyàn ń torí ẹ̀ ti fáwọn ní kọwa ìdá kí gọ́nà jẹ́ fún inna Allaha ghafurun rahimun wọ́n ni ọlọ́wà a ah, ghafiru zambi wọ́n wà ní káyàtàn di shadidul iqab di taul oníkàtàn bọ́bá dẹ́dà sí pọ̀ níkẹ̀ bẹ́ẹ̀ náà ló lè tó bá fẹ́ fíyà jẹyàn àwambọ̀ sí ń tọ́lọ ń fẹ́rẹ̀ ká tó lè rí ṣe sùúrù láti rí ṣe asọ́bùrọ̀ látọ́ à ṣe ẹ̀mọ̀ pé gbogbo wa lásàlù ọ̀làbáyì ká tó kírùn sùúrù kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà àbúgbé ẹmẹ́ ti ń jẹ́ kúrò àhán àhán ìwọ̀n tó gbé fásitì wà mìírì wọ́n sọ fún ọpẹ́kùn jẹ́ jálúwàlá tí bá tàrà tẹ́lẹ̀ sọ ọmọ sí ẹ̀sí tẹ́lẹ̀ ní kọ̀kọ́ yọmọ̀ kí lọ́rùn in tàà tí ẹ̀fí ó dìdì ìmáàmù tí ń bọ́ wájú kírun fáwọn pẹ̀lú jẹ́nàbà wọ́n ni kírun wọ́n bá kírun wa ẹlẹ́ ààrẹ ja 700 naira olóòfún yà ní 1000 ó sì ìyà ní ẹlẹ́ èèfóòn lówó belé yóò máa kó obèrè kéńjì ó sì dáìrẹ́ lójú bẹ́ lọ́dọ̀ bàdẹ́dà àti ìṣọ́rọ̀sọ́bọ̀ kásọ̀nù ọ̀pọ̀pọ̀ ẹlẹ́ ẹ̀sì tẹ́ súrú àà súrú òsìwò mọ̀ ń bá wọn kíríkà ní bá wọn tàtẹ́lẹ̀ ẹdí ẹni bá wọn tàtẹ́lẹ̀ tẹ́ ilé bá bọ́bẹ̀ wọn ó dàmà kí wà láàdébàpá sẹ́rí àtàfà àti ogun tẹ́ ẹgbó yìí gbogbo tó jẹ́ kẹ́ẹ̀dúó kẹ́ẹ̀mọ́ gbọ́n tí wèrè proper ní bẹ̀lábẹ̀ ìjábù yóò súyàn ìjábù lárí àkàpà ahán wa ṣe bí a ti ń sọ léyìí ni láti ṣẹ̀ṣẹ̀ mọ́ wá sọ agbọ́dọ̀ ọba láàárọ̀ ẹni ẹ̀tù ti pàdé bẹ̀bá sí ma ń problem ẹ̀tọ́ wá fẹ́ ṣe ẹ ma rí àwọn àkádìnàbà nísìn but kó tó pa ọ̀rọ̀ tí a ń barọ̀ lánà nípa àfáàta because bọ́fẹ́kẹ́ ẹ̀kọ́kọ́ mẹ́ntó tó ń bá yí sọ̀rọ̀ ni àfáà ṣọ́ ìgbò akéré kúrò number one is 078 nípa tí sàmsàrán so báyìí lè ní àṣírí amúgbé ẹyá ni ọ̀rọ̀ tó kàbáyì nípa àwọn mádà tó jẹ́ pé ó fèèlì ẹ̀ lè kéwú èyí tó sì pàtì tó jíwò gbogbo ẹ̀lá fẹ́ wọ́n wá pé sọ ọmọ ẹni hmm? kò ní ìdíkẹ́ ẹ̀yà ọ́ tọ́wà bá ń fọ́yà lú ẹ̀sìn kò a sì sọ wípé lálátùlálẹ́ àwọn òṣèrè ọjọ́ ìdáhùn iṣẹ́ pọ̀ mẹ́sùn ẹ̀yìn wọ́n bẹ̀rẹ̀ lọ àà ní kàpá lórí rẹ̀ ṣùrúdà fẹ́nìkọ̀ọ̀kan wa àwambọ̀ ẹlẹ́ẹ̀kẹ́jì asọ́bùrù àmásíyàtìlá ìntọ́lọ̀wọ̀ fẹ̀rí ẹ̀mẹ́sẹ̀ bó máa ṣe sùúrù tí ń fi ní ìṣẹ́lọ sùúrù ló náà zinata àdébẹ̀ sùúrù ní o akápẹ́ ẹ̀mẹ́ ọlọ́run jẹ́ kí ká mẹ́mí so ní o ọtítà lọ díẹ̀ sùúrù ni o mo sì gbàpọ̀ bá dẹ́dọ̀ ọkẹwà àbí idhnillahi ta'ala pẹ̀lú tọ̀hídù àti bá ṣe ń sá fáwọn ẹ̀ṣẹ̀ yóò kẹwà nítorí wípé tó bá jẹ́ pa tó wà ń lù tó jẹ́ pé ṣe kò jìyà ni àátò ní àwa náà ọ̀rọ̀ tó báyìí ṣùgbọ́n kí ilé ìjẹ́rẹ́ ẹ̀mí ara ní lógún ìmú ẹ̀mí ìdè ìmúmọ́lẹ̀ ó ní ò ní jẹ́ kéèyàn lọ bí ẹsẹ̀ jàmáà bọ́jọ̀ orí mi ṣe kéré yìí gbogbo 25 years ago 30 years ago ọ̀sẹ́ tó lè náwó òkè pé o mọ bí wọ́n ti ń ta ẹlẹ́dẹ̀ tí wọ́n tún dé báyìí ní gbangbanta àwọn tí wọ́n fi ń jóògùn láàrin ara wọn wọ́n bí wọ́n sí ó sì lókọ tí wọ́n mọ̀ pẹ̀ gan ìbẹ̀ ń wòròdù ìbẹ̀ ń gẹ́ẹ̀tì ìbẹ̀ Ṣàngó ìbẹ̀ Lápàtà níjọ́ ọmọ àkọ́kọ́ rí a ń bọ̀ láti alọ́lẹ́tọ̀ kan láti Abẹ́kúta ah ó kú garaji débi gáràjì ibi ojú ah bí ìgbàtà yí fẹ́ parẹ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ kásì ṣúrò ẹwọ Nàìjíríà ohun náà epo wọn kankan gbogbo wa pẹ́lẹ́yìn ni ẹrù pọ̀lọ́wọ́ gbogbo tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ pátá sí ni wọ́n tẹ́rí sí pé àwọn ọmọ darí wa ọlọ́run sì ni gbogbo ẹmbá fẹ́ darí èmi ò ọmọ darí in tó fi darí rẹ̀ o orí ìyùn ni wọ́n gbogbo ìbéèrè ti àwọn nítorí wípé as-sultan olórí zillullahi fil ardi òjí ọlọ́ni òjí ní ẹgbọ́rọ̀ jẹ lórílẹ̀ wọ́n sọ ẹ́ ọ̀rọ̀ ma músùmù ti àti pọ̀jù ẹ̀ ṣùrúṣùrú kí ẹmọ́ mutí lọ́wọ́ ẹ̀gá ṣe mutí sọ́wọ́ yìí ló fi mutí nígbà mutí sáré ló fi mú ọjọ́ yìí náà ni ọ̀kanú àwọn àfáwà láti àríwá kọ́nà dákùnkọ́ bá ń gbàbọ́ wọn wọ́n kúrò ní halikọ́njọ́ náà wọ́n wá délé wọ́n múná lọ wọ́n fẹ́ tàn jẹrẹtọ̀ wọ́n sẹ́sẹ̀ gbẹ̀kẹ́gì haúsá ni ó sẹ̀sẹ̀ wá sí tàbáyàn ọwá fẹ́ lọ ra epo ṣe bí ní ọkọ̀ kan pa lọ́jọ́ yìí nígbàtí wọ́n mú tírélà yìí ti tí rùn lẹ́nu ẹ̀ àwọn kan fẹ́ máa bì ògógóró tí ń jáde lẹ́nu ẹ̀ lásán àwọn kan fẹ́ máa bì ṣùgbọ́n wọ́n ní

جاء في المسلم احمد بن anu sasa wa si masalasi njo kan ọba náà mẹ́ta tí ń sàdúwà ọkọ̀kọ́ jẹ́ rẹ̀wẹ̀ ẹ̀kùnrin kan ó ní allahumma inni as'aluka sabran lọ́n sàánú mi ní ọ̀tọ́rọ̀ nǹkan méjìlá yé mi sùúrù mọ́ ń tọrọ ọdún ma pẹ́kẹ́ tí sàánú ní bàrá sọ́ọ̀mà kó túnmọ̀ tọ́ sọ ní pé kọ́lọ̀ ọfọ́dà mọ́kọ̀ mọ́mọ́mọ́ tó súnmọ́ bẹ́ẹ̀ sí ni àlìpìtì látàǹsọ iná àbọ̀m̀bẹ̀ lábẹ́ sùúrù iná ni òǹpín méjì útùbà lè mọ́kànlé ni sùúrù tàǹsọ yìí kò rí sí o àti tọ́ bá dé o ni à ń wo pébò láàṣẹ rí ẹ̀mí tí è ṣe sùúrù kílẹ̀ rí wa jẹ́ min hadith ìfúnnbùn hunayf wal anna rajulan dọ̀ríra albasari ọkùnrin ìkòrínà ojú ọ̀tún òrínà tó sì òrínà àtànàbí yà sallallahu alaihi wasallam ó wà bọ́nà sallallahu ó ní annabi ah, ha bàbá kan bẹ níwájú tàwà ń fẹ́ dákọ tí a mọ́kí 60 65 ọ̀nà ọ̀sẹ̀ ní wọn ọlọ́wọ́ 70 ẹni tó tún wá jẹ́ bàbá kékeré fẹ́ mi nínú ilé lọ́dọ̀ wa wọ́n bá lọ kí ẹjọ́ kan pé àwọ̀ gbọ́ pé wọ́n níbà láti ọ̀dọ́dọ̀ mìíràn bàbára wọ́n pẹ̀lẹ́ mú ti ẹ̀gbọ́lẹ́ ma ní ẹníbà náà ni mú ní kí wọ́n kẹ́ ó níbà wo mú a ní in tí ń ṣe mí ò ti jù bàlú ẹni ọlọ́run ah, ah! ni kò sí tó tó nù nira kó gun ọ̀kadà láti bí lọ sínú sọ pákó kó sì má lájú tí è lọ kọ́kàdà tó gbébọ̀ kọ́ má lájú ara o kọ́ wá mọ́ owó tẹ́mì wọ́n máa bá ń sọ ṣùgbọ́n kí wọ́n wá sọ fún pé ṣùgbọ́n tó bá lọ bá nínú àtọ́ bá dé padà ó súnmọ́ méjì kan yọ́sẹ̀ ìṣẹ́nu méjì ojú yẹn ò lè padà làkọ́ má làmá o ó sì lè làkọ́ là kan tí ẹ̀dẹ́ wo yóò ní ẹ̀bá ń wẹ́ẹ̀sá mọ̀ mi kí n ṣe kí ni kò easy Awambo, ọkùnrin ìbádé kurina, rí náà ó ní ya Rasulullah ud'u Allah li an yu'afiyani annabi annabi ni ọ mú sì tánú ọlọ́run lára rẹ̀ bá ń bẹ̀lọ́n kó dójú méjèèjì padà ah ń ṣe lọ wà wà annabi ni in shi'ta da'awtu wa in shi'ta sabarta fa huwa khairun laka ẹgbẹ́ rẹ̀ sì tó bá fẹ́ kí n bọ́ sàdúrà dáhùt in belong ọlọ́run sì gbọ́ yóò bọ̀ lójú ẹ̀ padà àwọn ìṣí àṣùgbọ́n tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run fún ọ tó bá lè ṣe sùúrù wọ́n ìṣí tó bá sì wù sọ̀bárt kó ṣe sùúrù wọ́n wà kó sì ṣe sùúrù pẹ̀ládàwó yìí ọmọ lórí tí èsẹ́gẹ́gẹ́ o ẹni ń gbọ́ wà nàbí kọ̀rá nàbí tó tọ́ ń gbòrò wà nàbí in tí bàbá ìwú ni pé fádìrò àdúrà bá ni ìyìn sí ṣùgbà bá ń bẹ nígbà mo ti rí inú ọ̀rọ̀ rẹ pé ó lè dáni lójú mi padà bá ń bẹ àdífì ẹwà lọ́bẹ kánàbí òtún kọ́ ní nǹkan tí àmì bí kọ ojú ń sílà sọ lójú ẹsẹ̀ pé áà ó ṣe bá ń lónìí sùúrù tá ń sọ yìí àìmá àìmá lọ́ làbàrẹ̀ ni lọ́rùn kò í o in tá ń sọ pé ò ì yìí òótọ́ ọbẹ̀nu tó bá dé ní a ní ká mátàkò tọ́lọ̀ ń gbede méjì náà ni kọ́dàrà oore tó bá jẹ́ pé tí kádàrà ṣẹlẹ̀ lórí kádàrà méjì ní tẹ́ gbàgbọ́ ń ṣùgbọ́n ṣùgbọ́n ẹ́hà kádànù níbi òdì kejì bí mo èèyàn fẹ́ẹ̀lì ìpáàtì ìtàkọ̀kọ́ wọn gbọ́dọ̀ wà ní ẹ̀mí mi tẹ́rù sọ́dọ̀ ọ̀bàdàdà pé ah, ọ̀bàdàdà ní darí ẹ̀ kọ́ bọ́rọ̀ sí mẹ́rin pé ọ̀bọ̀ eh, ayé bàbá náà sọ bẹ́ ó ní kí n try èmi náà sí pé ọ̀rọ̀ ṣùgbọ́n èmi náà gbọ́rọ̀ sí ẹlẹ́rin owó ní tí ń bẹ́ erí se yóò rí bẹ́ pẹ́pẹ́ yẹni wọ́n wá ní ọmọ mẹ́rin ẹ̀ tí ìparí àṣìjẹ ìpínlẹ̀ jẹ iye rẹ̀ mọ́ ṣùgbọ́kọ́ rọrùn àfá tí mo kò mọ́ ìwárẹ̀ lónìí o ìlà pàásì ẹ ma bẹ́lẹ̀ mi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ò tí ìgbòjú bó ṣe yẹ lọ yóò mọ̀ sọ tí ẹ ní bọ́bá jẹ́ tọ́lọ́ntọ́lọ́ nígbòdìdì máàmù mọ́sálásí sọ wípé ilé ẹgbẹ́ àbábá ọ̀sánkẹlẹ́dẹ́ o kíríkàlù súnà gẹ̀gẹ̀tẹ́ gbàrí ọ̀sánkẹlẹ́dẹ́ o báàdì ní ẹ̀rìnlẹ́lẹ́rì mi bàbá bọ́rọ̀ ẹlẹ́rì mi àà kápẹ́tọ̀ lọ́n tàbí gẹ̀ láti ṣe ní sí mọ́sálásí yóò kùn ó sáṣẹ́ jù sí nípìlẹ̀ ìtẹ́jọ́ ìmọ̀wẹ́ ni ọjọ́ ń sọ ní bàdẹ̀ ìlú òkè ìṣẹ́lú mi o mọ̀ mọ́mọ́lásí ọ̀hún anábí sallallahu alaihi wasallam ẹ̀kọ́ pọ̀ lára nàbí هذا الحديث صلى الله عليه وسلم أتبعنا أتبع ṣùgbọ́n ojú ti ń bẹnu ẹ̀ ó ní owó ìwọ̀n orí pé kọ̀sẹ̀ náà kàpẹ̀ lánàbí àwọn kánàbí káwọn jọ wà lẹ́gbẹ̀ẹ́ kan kò sẹ́nà ìkan bẹ́mà ní wọ́n sọ fánà pé ya Rasulallah anabi ista'amil ni kama ista'amilta fulana anabi bẹ́mi náà wà bí tí ń ti máa darí owó mi náà kémi náà máa pàṣẹ lágbàjá ìwọ ló fi so lórí ń bí kan bẹ́wọ̀ má tọrọ kọ jẹ́ tí ó darí lẹ́lẹ́ wọ́n náà bí kìlórí àdìbí ni àà innakum satalqawna ba'di atharatan ẹ̀jẹ̀ sórí ń tọ́ sọ yìí ọlọ́run fi mú oore wá ni oore ọlọ́run fi mú wá oore tí ó ṣẹlẹ̀ gbàmbá lọ́tán sọ́ọ̀sẹ̀ ń sọ lójú mi nísìn pé kí n pípò fọ́ innakum satalqawna ba'di atharatan ẹjà fẹ̀sí látọwọ́ta ọlọ́run ti gbàyìn láàyè lórílẹ̀ ọlọ́run tí wọ́n bá ti wá ń pín orí nígbà mọ̀ bá lọ tán sátẹ̀lẹ̀ ọ̀nà bá di asàrọ̀ ìmọ̀ dàpẹ́tọ̀ mẹ́rẹ̀ tí mo sì ní ẹ̀rí ẹ̀dọ̀dọ̀ ọlọ́run kí wọ́n mọ́ fún mi wọ́n fi báyín lóun bá bá lọ tán ṣùgbọ́n fásbírò gbogbo ọ̀rẹ́yìn tí ó ń pin tí wọn ò pin bó ṣe rò pé ẹwọ́n ó pin tó sì lẹ́rí ẹ̀dọ̀dọ̀ ọlọ́run fásbírù sùúrù ní ẹsẹ̀ o mọ́sọ̀ pẹ́ ẹ̀dàrú o ní kíni kíni mọ́ mà sí rí ìjọba gẹ́sọ pé wọ́n gbọ́rọ̀ kọ́ nǹkan abẹ́wọ̀ tí bẹ́ ti kọ́ mọ́sá sí ẹ̀sì mísí máa mú ẹmọ́ sọ àpàdé ọba sí gbọ́rọ̀ ìjọba lọ ọ̀pọ̀pọ̀ mọ́ síbẹ̀ wọ́n mọ̀ wá bí pé ah but kí ni ẹ̀sìn tí oníwàmí muslim I'm a Muslim, devoted Muslim. Torí nǹkan tó fẹ́ gbá, anábí ni fásbírò. Tí ó bá fẹ́ tó yí dúyìn lórí tẹ́rù wípé iṣẹ́ tẹ́ẹ̀ṣẹ́ ni ara ṣẹ́ tẹ́ẹ̀ṣẹ́ ni. Ẹjọ́ kọ mọ́sálásí, ẹjọ́ dàmú. Mú wá lè ọjáde mẹ́ ìjọ kan ní tàbùsì. Sórí calculate your tọ́ on gan. Calculate owó tọ́ ọ̀nà a ní bá ṣe fẹ́ ma operate masalasi wánu wọ iman tí orí mọ̀ mú Bukhari rí kẹkẹkẹkẹ Bukhari kẹkẹkẹkẹ Muslim kí ni problem rẹ̀ ó sọ problem àwọn nù anábì ní fásbìrù sùúrù ní ẹsẹ̀ hatta talqawni al-hawd tẹ́ẹ̀fì pàdé mi jọgbà alìkìyàmá nídìí àbàtà omi ni káúsárù rẹ̀ ní alìjànnà káúsárù yẹn pẹ̀lú àṣẹ́lọ yọ́ ma wá tọ wá síta láti máa jẹ́ ìkònà fún wàká tó wà ìjẹ̀nà àti wà máa mú oní yóò di haudu annabi ni kọ́ọ̀pù ti ń bẹm ọkọjá òǹkà àràwọ̀ tẹ́ ǹgbò ìsẹ́mẹ́ O rẹ̀ funfun ju wàrà lọ ó sì dùn jóyin lọ ẹni kó ní mú báyìí pọ́mù ka bai. sọ ike náà mìíràn là ń rí isá pamọ́ sí abẹ́rẹ̀ tí ó bà jẹ́bẹ̀ bẹ́rẹ̀ sàábé tí wọ́n bá jí ẹ lónìí àdà tí wọ́n bá yí padà ìmí àti wọ́n máa pa àwọn kìtìrìtà papù wọ́n tútù sí ọ̀tún ti burú sí o ní tí wọ́n fọkàn sínú ó ń sí ọlọ́run wá ní sùúrù ní ẹsẹ̀ tí tí a ti jọ pàdé tàbíjọ pàdé àtijọ kó rere lára àpẹẹrẹ tàbí parí tó fi jẹ́ pé àgbòrò jọ máa tọrọ bẹ́ jami'in hadith arabin abi aufa wal hadith muhammad sallam bukhari ó ní kan sura sallam fi ba'di ayyamihi laqiya al sí wọ́n fẹ́ kógun jà nábi ṣe bí wọ́n bàyọ ni só ni wọ́n dé ni àbọ́là ni anábi wà lórí inú fún àyà fún yẹ ó kẹ́ dìjọ́ kan nàbí shams nígbà tó rùn yátàrí anábi wà dojúkọ wá ah ni ẹ sọ́ra yíò ah ṣe ẹ mọ́rù wà látà sí ká tó kún lè a fi lé fọ́nà látàtàmánà lèkọ́ àlàdúwì ẹjọ́ gbogbo bí tọ́lọ́m bá ṣe rí ó jókòó nígbà yàyí tó ẹmọ́ mọ̀ bẹ̀lọ́run ogun o ẹmọ́ mọ̀ bẹ̀lọ́run wà láò àwọn apákan àfà ní kí ló fà ah, orí àdífì òní àtìtìmọ̀ tẹ̀síwájú bí ibn light ala níbi khutubah in kana لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقي أحمده وأمجده وأشكر نعمه ذرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة بالقاسم اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسلما كثيرا أمتنا إن الله سبحانه وتعالى بعث إلينا نبيا صابرا متصدرا يتحمل في ذات الله ما لا يتحمله غير البشر صلوات ربي وسلام عليه كيف لا وقد أثنى لي ربه سبحانه وتعالى بأنه ما أرسله إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين أمة الإسلام ربنا أمرنا بشيء كل يفر منه وفيه فوزنا وسعادتنا ألا وهو الصبر قال الله تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون بارك الله ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده من اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام الصبر في اللغة على معان مختلفة يأتي الصبر ويراد به حبس النفس وكذلك يأتي أيضا ويراد به أعالي الشيء ويأتي أيضا ويراد به حجارة ثمينة غالية أما في الاستلاء قد تعددت أقوال العلم واختلفت كلمتهم في تعريف وفي استلاح الصبر ذهب بعضهم إلى أنه عدم الجزع والتسخط عند البلاء وقال بعضهم بل هو حبس النفس على البلاء وحبس اللسان عن الشكوى وحبس الجواري عن التشويش ولهذا الصبر أقسام الصبر على طاعة الله والصبر أم معصية الله والصبر والصبر الصبر في طاعة الله والصبر صبر أم مع الله سبحانه وتسامى أمة الإسلام إن الله سبحانه وتعالى أمرنا بالصبر والمصابرة في آخر سورة آل إمران بقوله يا أيها الذين آمنوا اسبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون واعلموا أن الصبر دون المصابرة لذلك قال ربنا اسبروا وصابروا ولكن لأهل العلم في تفسير هاتين الكلمتين أقوال كثيرة وسنوردها مستقبلا إن شاء الله تعالى وإن كان في البقية أمة الإسلام من أراد الله سبحانه وتعالى يصبر على شيء فليصبر إلا إذا ابتلاه الله سبحانه وتعالى فإنه يصابر ويتصبر أما كل الإنسان يدعو ربه بعين يرزقه صبرا منعنا عن هذا رسولنا الكريم وهذا جاء في المسند لما الله عليه المدينة المسجد وجد ثلاثة نفر يدعو كل منهم بما شاء فقال واحد منهم اللهم إني أسألك صبرا فسكته الرسول بقول ما تسأله بلاء بل سلّى العافية وهذا مما قد جاءنا من حديث عثمان بن حنيف والحديث وقال في السنة من الترمذي بأن هذا الصبر شيء ثقيل على النفس إلا من صبره الله بل رزقه الله صبرا أتى صلى الله عليه وسلم رجل ضرير البصر فقال صلى الله عليه وسلم ادعو الله أن يعافيني فقال صلى الله عليه وسلم إن شئت دعوت وإن شئت صبرت وهو خير لك أقول صلى الله عليه وسلم فادعوا ومستق هذا ما جاء من حديث وسيد بن حديث والحديث مخرج السيد بن بخاري أن صلى الله عليه وسلم أتاه رجل الأنصار في رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله استعملني كما استعملت فلانا وفلانا فقال صلى الله عليه وسلم ها آه، إنكم ستلقون بعدي أثارة فاصبروا حتى تلقون الحوض وعدموا سؤال ربنا سبحانه وتعالى الصبر جاء مصداق هذا كذلك أن بخار من الحديث قبل ابن أبي عوفة قال كان صلى الله عليه وسلم في بعض أيامه إذا لقي العدو وينتظر قام حين زالت الشمس يوما فقال لا تتمنوا لقاء العدو لا تتمنوا لقاء العدو وسألوا الله العافية فإذا لقيتموهم فاعلموا أن الجنة تحت ظلال السيوف ثم قال اللهم منزل الكتاب ومجي السحاب وهازم الأهزاب اهزمهم وانصرنا عليهم اللهم صل على محمد وسلم وهكذا رأينا من سنة رسول الله صلى الله عليه وسلم وقد سن لنا سنة رشد وصلاح وخلاص من كل سوء ومكروه فنسأل الله الرحمن أن يصبرنا عند البلاء وأن يجعلنا من عباده الشاكرين ونسأل سبحانه وتعالى المزيد من الخيرات وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنا اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين الذين يسدون عن سبيلك ويقتلون أولياءك اللهم ربنا أسم عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا كلنا مؤيدا ونصيرا لا تحرمنا ربنا خير ما عندك بشر ما عندنا عاملنا ربنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهل فنحن أهل الذنوب والمعاصي اللهم ربنا بيض وجوانا يوم تبيض وجوه ليائك ولا تسود جوانا يوم تسود جوا دائك يا أرحم الراحمين ويا أكرم الأكرمين عباد الله وعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى الملائكة وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المسدور القائل فقلت سيئة ثابتة من نسي الصلاة علي خطي أطريق الجنة اللهم ربنا صل وسلم وبارك